قل الله إنا أتينا فاتحة صلاة الفاتحة قل الله كما جل عمد الله إنا أتينا مقبلتها ميلة أبا كمان إنا ميلة أبا لبتي Ìgbàlẹ̀ gbogbo ìgbẹ́ ìrìn ayé, fàájìá ni, ọjọ́ tàwọn náà, táàkọ́ sí àwọn tàà dáàkà yìí, Ọlọ́pàá àjọyọ̀ ẹgbẹ́ ọlọ́wọ́ náà tó jẹ́ tó wáyé náà. Bàbá àti ìgbà àti jẹ́ gbogbo ìjọba alápapọ̀. Múlú wọ́n lọ́rọ̀. Ìnà àtẹ́yìn náà jà. Bàbá àti àbàlá àti ìgbà náà gbogbo ọdọdún lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń látara rẹ̀ nígbà ọ̀rẹ́ náà ni ìṣẹ́ àwọn lánàá nínú ẹ̀ta ìdáhùn ni wọ́n ti wà ń bẹ̀. Àwọn Ramadana lọ́gbàmù ti ní ọdún fún wa láàkójọ lélẹ́rí. Ibẹ̀ láti máa wá tàbí àwọn ẹ̀kọ́ ìlú ṣàfẹ́ máa rí kọ́. Ọlọ́gbọ́n lákùnrin ní pé أيها الذين آمنوا قل عليكم السلام كما كتب على الذين من أجلكم لعلكم تتقون أيها فمن كان منكم مريضا ولا سفرين فعدة أيام الأخرى على الذين يكذبونه بالأقدام مسكين الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة المبتل ولتذكروا الله على ما هداكم ولعلكم تشكرون أهل لكم ليلة الزياد والربط إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تلتانون أنفسكم فتعب عليكم Fàtàbà aléìkún wà fà ámúkún, pẹ̀lá àdàbà ìrùn náà, wàtàkùn náà, kọlọ́bà mọ́ وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم آتفون في المساجد تلك حدود الله فلا تقربوها يبين الله آياته للناس لعلهم يتقون أموالكم بينكم بالباطل وتدلوا بها من الحكام لتأكلوا فريقا من أموال الناس من أموال الناس بالإثم وأنتم تعلمون يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون قاتلوا في سبيل الله الذين يقاتلونهم ولا تعتدوا إن الله لا يهلك المعتدين Afẹ́ mújáde láǹfààní lára pàtàkàrà jíjẹ àwẹ̀ náà ní wípé ẹ̀sìn ọ̀nà ní ápù. Mélòó ni ẹ̀sìn ọ̀hún, ọ̀nà mélòó ló kún sí. Ìwọ́n á ní ó lè gbé ọwọ́ ní tààrà tó fi yára láti gbé wa wọlé sára ọlọ́run láti máa jẹ́ ní ọlọ́run kò sí iṣẹ́ ọ̀rẹ́ ìgbéni wọlé nínú ẹ̀sùn ìgbọ́n wọn lọ owó nǹkan ọ̀pọ̀ ní gbéni lébi tá wọ́n yára wọn lọ ó sì padà jura wọn lọ nígbà tí wọ́n mọ́lá sí àjura wọn lọ àti ìlú wọn tó máa wọlẹ̀ Bàbá ṣe láàájọ́ náà ni wọ́n tẹ́ ní ọlọ́jáàrí ìgbẹ̀rẹ̀ àtọ́kùnrin àtọ́bìnrin láì jẹ́ nìkan sí èyí bàbá àgbà ọ̀láyẹ́jẹ́ ti àkú àwọn fáà àgbà bàbá ṣe tàbí gbogbo àtàjá àwọn ìlú láti gbogbo ní ìjọ́fẹ́ ọlọ́run náà ni àwẹ́ jẹ́ ọwá jẹ́ ẹ̀rígun kan nínú ẹ̀rígun ìjọ́sìn látọ̀bí lọ́ọ̀bẹ̀ pátọ́lá ń pàrí ìrìnmú látọ̀bí lọ́wọ́ ti bẹ́ẹ̀ Ẹ̀sìn táàkù ó ṣe ẹ̀sìn ní pẹ̀lú àrúwó, òṣèṣe, ìdàkáyọ, owó àti lórí ara bí ṣe ń kọta bá nínú ẹ̀rùn ẹni gbogbo máa lákà máa lúkà, gbogbo máa lùkà máa lákà. Àgbàdo ni, iṣu ni, nǹkan oko ẹ̀gẹ́ ẹranko ni táà ṣe